إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أرغف الله سبحانه وتعالى أشتر عليكم كي أتقفوا النبوة محمد صلى الله عليه وسلم أمار علي رأى وصحابة رأى àti تيوم التليل نارة تتيا يوني في جائمة rẹ̀ الله سبحانه وتعالى kí ó kàwa náà kún àwọn tí wọ́n jẹ́ olóríire yìí àwọn tí wọ́n máa tẹ̀lé annabi sallallahu alaihi wasallam lódodo kìí ṣàwọn tí wọ́n máa pàpè mọ́ra pa wọ́n tẹ̀lé ní gbangba ṣùgbọ́n àwọn nǹkan tó yapa ìtẹ̀lé annabi sallallahu alaihi wasallam ní kọ̀rọ̀ so òun ni wọ́n so nínú àwọn nǹkan tó lágbára jù nínú tó ni pé èyàn ń yapa nabi sallallahu alaihi wasallam òun náà ni kí èyàn máa yapa àwọn tí wọ́n jẹ́ àrólé annabi sallallahu alaihi wasallam kò tẹ̀ tún wá ma ní kí èyàn máa yapa wọn nìkan kí èyàn tún wá ma bẹnu àtẹ́lù wọn ní wọn ò sí dáa kò tẹ̀ tún ma lélẹ́yìn ma kẹfín sí islam wọn so kí ẹ ma kẹfín sí ìjẹ́ onídédé wọn kí ẹ ma kẹfín sí ẹ̀sìn islam tán gbà wá látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam eléyìí gangan ni nifaq ìjẹ́ manáfikí torí pé ìpìlẹ̀ nifaq náà ni pé àwọn manáfikí so wọ́n ma kẹfín ní kọ̀rọ̀ sáà annabi sallallahu alaihi wasallam àti nǹkan tí ó bá gbà wá látọ̀dọ̀ Ọlọ́run àwọn tí wọ́n jogún nífàkínà àwọn náà ń fẹ́ da gbogbo nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam gbà wá látọ̀dọ̀ Ọlọ́run wọ́n fẹ́ da nù wọ́n fẹ́ da Qur'an nù wọ́n fẹ́ da súnnà Ànábì sallallahu alaihi wasallam nù àmọ́ kò rọrùn fún wọn so nínú àwọn ète àti ọgbọ́n tó ma ń lò láti fi tako Islam láti fi fẹ́ so nínú àwọn ògbóǹtarìgì nífàkì nínú Islam ni tí è bá sọ nǹkan ló burú jù so nínú àwọn àdìsọ́kàn àti tó ń bí àwọn iṣẹ́ àti ọ̀rọ̀ àti ìhùwàsí tó yẹ kó burú jù nínú Islam ni so àwọn eléyìí kèfèrí ni wọ́n àwọn Rāfidah yìí so kèfèrí ni wọ́n so wọ́n sì fẹ́ jẹ́ kí àwọn èèyàn di bọ́n ṣe dà so wọ́n fẹ́ káwọn èèyàn di kèfèrí gẹ́gẹ́ báwọn náà ṣe di kèfèrí waddu law takfuruna kama kafaru fatakunu sawa so wọ́n fẹ́ kó jẹ́ pé kẹ́yìn náà ṣe kèfèrí gẹ́gẹ́ báwọn ti ṣe ṣe so kẹ́yìn jẹ́ kankan so in tán fẹ́ fún gbogbo al'umma nìyẹn so that èyàn ó jọ sórí púpapọ̀ lọ́dọ̀ Ọlọ́run Ọba but ẹni tọ́lọ̀un bá bá fẹ́ dáadáa fún tóhun náà sì ní làákàyè tó sì ṣetán láti tẹ̀lé tọ́lọ̀un bá sọ tí ó sì díjú sí gbogbo nǹkan mi Ọlọ́run bá subhanahu wa ta'ala ti sọ pé àwọn sahaba ní pé òun làwọn núná Ọlọ́run bá subhanahu wa ta'ala ó ti sọ pé òun ti foríjì wọn so irú ẹni báyìí tí ó rẹ̀dì láti gbọ́n tọ́lọ̀un bá sọ tí ó wà díjú sí tí ó sì tí ó dìtí sí gbogbo àwọn jagbajagba àti ìsọkúsọ táwọn èèyàn ó sọ láti máa fi dá ìtọ́nà bá ti sọ láti fi dánù irú ẹbẹ́ ni ó jèrè irú ẹbẹ́ ni ó là kó níbi àwọn ìròrí manáfikí àtàdìsọ́kẹ́ manáfikí àtọ̀rọ̀ manáfikí sọ̀bítà wá dé níbi ìsàlàyé àwọn aláburú yìí àwọn àjọ kèfèrí àwọn rọ́fídọ̀ yìí sọ̀wọ́n Ṣíà yìí sọ̀bítà dé òun náà ni wípé

lọ́nà láti fi ti àwọn ìròrí wọn wọlé àti láti gbé àwọn mùsùlùmí kò lórí ìnífẹ́ àwọn asíwájú wọn nínú ẹ̀sìn àwa dé ibi tí a ti ń ṣàlàyé nípa àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú as-sahabiyyul jalil rashid dhun rajulun yastahyi minhu al-mala'ika òun náà ni Uthman ibn Affan radiyallahu anhu so ẹni tó ṣe pé sahaba alápàálẹ̀ ni khalifa tó mẹ́nà ni khalifa nabi sallallahu alaihi wasallam tó mẹ́nà ni so ẹni tó ṣe pé onímọ̀lẹ̀ méjì ni tó fẹ́ ọmọ nabi sallallahu alaihi wasallam méjì bákanáà ó sì tún jẹ́ pé àwọn màláíkà máa ń tijú Uthman ibn Affan ṣùgbọ́n àwọn Rafida àwọn ọ̀tá Ọlọ́run Ọba tí wọ́n jẹ́ manáfikí àwọn òtíjú Uthman o so àwọn òtíjú Uthman àwọn rẹ́dì láti wáṣá láti ti pé Uthman ní kèfèrí so nínú àwọn nǹkan tí wọ́n máa ń sọ tó máa ń fi ń tì síta òun náà ni wípé àwọn sàhábà Nabi sallallahu alaihi wasallam nípa wọn ni wọ́n jáde lé Uthman lérí so eléyìí irọ́ pọ́nbélé ni àwọn aláìmọ̀kan míì náà so tí wọn ò ní tarbiyya súnnà tó jiná so tí wọn ò sì farabalẹ̀ láti gba àtúnṣe so àwọn náà máa ń wíró àwọn ọ̀rọ̀ tí ò ní ìpé nínú mọ̀ àti ẹgbà wá báyìí so ká an ta fi wọ́n wọ́n ní yẹ pé àwọn tí wọ́n jáde lé lori. kí láwọn ìdí tí wọ́n fi jáde lé Usman Awa wá rí pé gbogbo àwọn ìdí tí wọ́n fi jáde lé Uthman lórí àwọn sàhábà ò sí lórí kankanú rẹ̀ pẹ̀lú wọn so àwọn tí wọ́n ò sí lori, ìdí tí wọ́n fi jáde léyàn lórí sáwọn ni wọ́n wà jáde lé lórí so gbogbo eléyìí in tó rọrùn fún gbogbo ńlá akáyẹ láti deduct nínú àwọn nǹkan tí àwọn olùkọjá àlàyé àwọn tí wọ́n dá fìtínà kalẹ̀ sínú islamu yìí so nínú àwọn nǹkan tí wọ́n fi wò pé tọ̀ káwọn jáde lé Uthman lórí káwọn sì pa òun náà ni wípé Osman kó Kùránì jọ Osman kó àwọn èèyàn jọ pọ̀ lórí ìka Kùránì lórí ahánkan Osman kó àwọn èèyàn jọ pọ̀ lórí rẹ̀ àwọn èyí tó sì tún lè máa fa ìfánfà nígbà tó ti ṣe pé èyí tó lálàáfẹ́ èyí tí ó wà revised so èyí tí wọ́n ti kójọpọ̀ tó wà revised so nígbà tó ti wà nílẹ̀ tí wọ́n fi máa ní sí ti fi ránṣẹ́ sáwọn oríṣìíríṣìí àwọn ìlú so wọ́n sún àwọn èyí tó lè máa tún jẹ́ káwọn èèyàn máa ní fàǹfà láàrin ara wọn so àwọn eléyìí wọ́n bẹ̀rẹ̀ sí rí sí pé nǹkan tí ó dá ní Uthman sí so kí ló dé tó fi sún tó fi sún àwọn mọ́sáhàfù tó kù so yíò lélẹ̀ náà nínú àwọn tíra àwọn Rāfidah pé Uthman ni pé nínú àwọn aburú tó ṣe ọ̀nà ni pé ó ṣàbòsí fún Abdullah bin Mas'oud so ní pó sún mushafu abdullahi ibn mas'ud so àti gbogbo àwọn ọ̀rọ̀ mi náà so tí wọ́n mọ̀ kójọpọ̀ àbáwọn nǹkan tó yẹ pé kìí sàlébù àbí ìmá fẹ́ wọ àrin àwọn sàhábà níbi nǹkan tí ò sí fún yàn láti wọ àrin àwọn èèyàn bẹ̀ so kí ẹ ma fẹ́ wọ àrin àwọn èèyàn kí ẹ fẹ́ wọ àrin àwọn sàhábà pé ó dà báwọn Ràfídà ń ṣe ni ẹ̀ láti fi ta kèfèrí tán fẹ́ tà fáwọn èèyàn láti ti fi sọ àwọn mùsùlùmí di kèfèrí so káwá àti wá gbéyẹ̀wò kí ni ìtàn kíkọ àwọn èèyàn jọpọ̀ lórí al-Qur'an so kíkà al-Qur'an tí ó jẹ́ kíkà ayọ̀kan ṣoṣo so àti sísun àwọn èyí tó kù àti wo ìtàn rẹ̀ lódodo bó ló ṣe jẹ́ so àti wo ìtàn rẹ̀ lódodo bóò ni ó ṣe jẹ́ ìta wá fẹ́ wò báyìí ibẹ̀ náà láti tẹ̀síwájú pé bóò làwọn sọ̀hábà ṣe rí nǹkan tí Uthmanu ṣe ojú làwọn sọ̀hábà fi wọ́n tàwọn kí ni ìhà táwọn sọ̀hábà kọ sí nǹkan tí Uthman ibn Affan radiyallahu àbí ibn shabba ẹgbàwá tó wá látọ̀dọ̀ mus'ab ibn sa'ad ó ní adraktu ashaba rasulillahi sallallahu alaihi wasallam mutawafirin olóhun bá wọn sàábé òjíṣẹ́ Ọlọ́run ọba òun bá wọn láyé tí wọ́n pọ̀ fama ra'aytu ahadan minhum 'aba ala san'i Uthman radiyallahu anhu fil masahif olóhun rẹ̀ ní kẹkàn tó bẹnu àtẹ́lù yìnkẹ́ tí Uthman ṣe nípa àwọn masahif so wọn rẹ̀ ní kẹkàn so tó bẹnu àtẹ́lù nǹkan tí Uthman ṣe nípa àwọn masahif pé nígbàtí Uthman ṣe kó àwọn èèyàn jọ pọ̀ lórí rẹ̀ tán Uthman wá wa... Uthman wá sún àwọn èyí tó kù láti pé káwọn yẹn máa máa padà sí imá so that gbogbo ohun tí wọ́n fẹ́ padà sí yẹn náà wọ́n rí nínú àwọn èyí tán ti kójọ pọ̀ so Mus'ab ibn Sa'd wá sọ pé ó ní adraktu ashaba rasulillahi sallallahu alaihi wasallama mutawafiri olóhun bá wọn sahaba nabi sallallahu alaihi wasallam wọ́n bá wọn láyé so radiyallahu anhum tí wọ́n pọ̀ fama ra'aytu ahadan minhum olóhun orí ẹni kẹkẹnu wọn o àábà ala sani'i Uthman so ní pé kò wá rí sàbí àábà ala sani'i Uthman so ní pé nípò wọ́n rẹ̀ ní kẹka tó wá bẹnu àtẹ́lù nǹkan tí Uthman ṣe fil nípa àwọn mushaf so lè wà nínú tàríkù tàríkù al-Madina so li ibn Shabbah uh, narration 1610 so al-Hafiz ibn Hajar wọ́n sì dákọ̀ rẹ̀ náà nínú Fath so wọ́n dákọ̀ nínú Fath so tá bá tún wo narration tó síwájú eléyìí gan so tá bá wo narration tó síwájú nínú tàríkù Madina li ibn Shabbah so wọ́n ní Mus'ab bin Sa'd sọ pé ẹgbà wá tó síwájú eléyìí wọ́n ní adraktu ashaba rasulillahi sallallahu alaihi wasallam olóhun bá àwọn sọ̀hábà òjíṣẹ́ rán ọba hina shaqqa Uthman radiyallahu anhu al-masahif nígbàtí Uthman fa àwọn masahif ya latis lẹ́yìnbàtí wọ́n ti compile ẹ̀ so àwọn manuscript ibi tán ti compile so wọ́n fa wọn ya so wọ́n wá so wọ́n wọ́n ní fa'ajabahum dhalik wọ́n àwọn sọ̀hábà wá láìkì nǹkan yíyẹ gbé fa'ajabahum dhalik àwọn sọ̀hábà láìkì nǹkan tí Uthman ṣe yíyẹ aw qala àbú sọ pé lam yunkir dhalika minhum ahad ẹni kakkanu wọn tako so ẹni kakkanu wọn kò tako so ilé nínú tarikhul madina ti uh, so Ibn Shabbah so narration 1609 so a sì sọ fún wa pé al-Hafiz Ibn Hajar wọ́n dákọ̀ rẹ̀ nínú al-Fath Fathul Bari so bákan náà tàbá padà sínú al-Masahif ti Ibn Abi Dawud so al-Masahif ti Ibn Abi Dawud tíra tó ń kó àwọn ẹgbà wá nǹkan tó ní ṣe pẹ̀lú Qur'an tẹ̀dìwínú rẹ̀ kíkọ́ àti gbogbo àwọn nǹkan tó jọ mọ́ báyìí so tíra tí ó tó wà pagan ni so al-masahif so ibn abi dawud so wá nínú page 96 ń bẹ̀ wọ́n ní ali ibn abi talib radiyallahu anhu wọ́n ní ali ibn abi talib sọ pé ya ayyuhan nas ẹ̀yin èèyàn la taghlu fi Uthman so ẹ má kọjá àlà nípa Uthman wala taqulu lahu illa khayran ẹ sì má ma sọ nípa Uthman àyàfi dáadáa so ìsìnádìí lálàáfíà ọ̀ in tó lálàáfíà orin lẹ́ni ọ̀ pé Aliyu sọ báyìí ni pé ya ayyuhan nas ẹ̀yin èyàn la taghlu fi Uthman ẹ má kọjá àlà nípa Uthman wa la taqulu lahu illa khayran ẹ sì má sọ nípa Uthman àyàfi dáadáa so aw qulu lahu khayran fil masahif àbí níbi níbo àbí in tó sọ ni pé ẹ má sọ dáadáa nípa rẹ̀ nípa àwọn masahif wa ihraqil masahif àti bí Uthman ṣe jó àwọn masahiful àwọn tó jẹ́ àwọn èyí tó jẹ́ manuscript yẹn lẹ́yìn ìgbà tí wọ́n ti compile tí wọ́n ní hajjá sí ma gbogbo ìntafẹ́lọ orínú tọ̀hún yẹn náà ti kójọpọ̀ fún wọn àwọn sàhábà náàbí òsì takò yálà inú gbogbo wọn dùn pẹ̀lú rẹ̀ ni wọ́n ní fa wallahi so wọ́n illa an mala'in minna àyàfi látara pé látara ìmọ̀rà látọ̀dọ̀ wa látara ìmọ̀rà látọ̀dọ̀ wa àwa lọ sọ fún bẹ́ẹ̀ tó fi ṣe Ali ibn Abi Talib ló ń sọ báyọ̀ jami'an lápapọ̀ so yin tí Uthman ṣe yẹn tẹ́rí tí Uthman ṣe so ẹ má bẹnu àtẹ́lù so ó ṣe látara pé tí gbogbo wa sọ ni that is àwa sahaba nabi so radiyallahu anhum so wọ́n ní faqala wọ́n wá sọ pé ma taquluna fi hadhihi al-qira'ah faqad balaghani anna ba'dahum yaqul inna qira'ati khayrun min qira'ati min qira'atik wa hadha yakadu an yakuna kufran wọ́n ní Uthmanu ṣe nǹkan tó ṣe pẹ̀lú àwọn mọ̀sáhìfì ó ṣe látara pé àwọlá dictate ẹ̀ fún an mala'in minna jami'an so bó sì ṣe ṣẹlẹ̀ ni pé ó sọ pé ma taquluna fi hadhihi al-qira'ah kílẹ̀ yìí sọ̀hábà rí sí kíkà Kùránì yìí faqad balaghani ó ti dọ́dé ti gbọ́ mi o anna ba'dahum ní pé àwọn mínú wọn sọ pé inna qira'ati khayrun min qira'atik ìgbébé mi sí ń ka Qur'ani dájú bí wọ́n sí ń ka Qur'ani lọ wa hadha yakadu so eléyìí sí rèyí ó fẹ́ jẹ́ ó fẹ́ lè so ní táwọn èèyàn ṣe wọ́n ni famataro Osman wọ́n bí wọ́n pé kílẹ̀ rí Àlì ní gba gbogbo àwọn bó sì ṣẹlẹ̀ yíwá o قال نرى أن نجمع الناس على مصحف واحد a rí pé ká kó àwọn èèyàn jọ papọ̀ lórí mushaf ẹyọkan fala takunu furqa sọ́dá ìyapa òní máa wà wala yakunu ikhtilaf ìfánfà òní máa wà qulna fa ni'ma ma ra'ayt àwa sahaba nabi sallallahu alaihi wasallam àwa sọ pé in tó rí dá ọ̀rá faqila ayyu an-nasi afsah so wọ́n sọ pé àwọn èèyàn wo ló dá láhán jù so wa ayyu an-nasi aqra èèyàn wo ló sì fi ń ka Qur'an jùlọ so ta ló dá láhán jù lédè Lárúbáwá ta ló fi ń ka Qur'an jùlọ àti tó mọ̀ nípa kíka Qur'an jù tó sì ha jùlọ qalu wọ́n sọ pé afsahun nas ẹni tó dá láhán jùlọ Sa'id ibn al Sa'id ibn al so eléyìí a ti dákọ̀ rẹ̀ fún wa so níbi a ìjọkó tó síwájú nígbàtí wọ́n dákọ̀ àwọn tí Uthman ibn Affan yíyà so kódà ó wá nínú ó wá nínú Bukhari ó dà pé nínú ẹgbà wá tàkà nínú Bukhari so dà pé ó wá ń bẹ̀ a Osman, ní pé ó mú àwọn Quraish mẹ́ta zayd ibn thabit abdullah ibn zubair àti sa'id ibn al-as so wọn náà tí wọ́n tún sọ ń bí báyìí tí àlì yìí tí wọ́n sọ ní ẹgbàwà àlì yìí pé ní pé afsahun nas ní pé ni tó dára hàn jù pẹ̀lú larabawa sa'id ibn al-as sa'id ibn al-as ni wa aqra'uhum so ẹni tó sì fi ń ma Qur'ani ka jùlọ zayd ibn thabit zayd ibn thabit ni faqala wani osman wá sọ pé liyaktub ahaduhuma kẹnìkanú wọn ma kọ́ wa yumli al-akhar kíkejì ma ká fa fa'ala àwọn méjì wá ṣe bẹ́ wa jumi'a an-nasu ala mushafin wọ́n wá kó àwọn èèyàn pọ̀ lórí mushaf ẹyọkan so qala Ali lawulitu tó bá yẹ pé wọ́n wọ́n fẹ́ mi náà jẹ olórí ni la fa'altu mithla alladhi fa'al irú nǹkan tí Uthman ṣe lèmi náà bá ṣe so irú nǹkan tí Uthman ṣe yẹn gangan lèmi náà bá ṣe bákanáà ó wá bákanáà nínú al-Hakim àti al-Bazzar nínú ẹgbàwà Samrata ibn Jundub رضي الله عنه عرض القرآن على رسول الله صلى الله عليه وسلم عرضات oni wọ́n revise Qur'an fan nabi sallallahu alaihi wasallam láwọn revisions àti ṣàlàyé lè náà fayaqulun so wọ́n ma ń sọ pé so àwọn èèyàn ma ń sọ pé àwọn sahaba nabi sallallahu alaihi wasallam wọ́n ma ń sọ pé inna qira'atana hadhihi so yí tánkà yí so yí tánkà tí Uthman kójọpọ̀ yí hiya al-'ardatul akhira òun the last uh, revision so tí wọ́n revise pẹ̀lú annabi sallallahu alaihi wasallam tẹ́lẹ̀ tún fi ń tí ó tún máa kàn nípa pé ìwọ mùsùlùmí má jẹ́ kẹ́nìkan wá kó ìrújú bá ọ àti iyèméjì bá ọ nípa tírà Ọlọ́run bá so nípa Qur'an nípa ìrìnlẹ̀ rẹ̀ so eléyìí jẹ́ bó ṣe jẹ́ nípa pé ìhà táwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam tí wọ́n kọ sí bí Uthman bó ṣe kó Qur'an jọ al-Hafiz ibn Kathir rahimahullahu ta'ala wọ́n sọ nínú tírà Fada'ilul Qur'an so babu jam'il Qur'an so láti page 67 so wọ́n ní al-Hafiz ibn Kathir sọ pé wa hadha aidan eléyò ìkó Qur'an jọ àti ìkó àwọn èèyàn jọpọ̀ lórí kíkà Qur'an lórí kíkà ẹyọkan ṣoṣo min akbari manaqibi amiril mu'minin nínú àwọn ipò tó ga tó lọ́lá fún amirul mu'minin ni Uthman ibn Affan radiyallahu anhu fa inna shaykhayn torí pé àwọn sheikh méjèèjì ìtumọ̀ ní pé abubakir àti umar fa inna shaykhayn torí pé abubakir àti umar sabaqahu ila hifdhi al-qur'an so wọ́n ṣíwájú usmanu níbi ìdábòbò qur'an an yadhhaba minhu shay'un ìdábòbò qur'anu kí nǹkan وهو جمع الناس على قراءة واحدة so náà ni pé kíyàn kó àwọn èèyàn jọ pọ̀ so that is kí sí pé kíyàn kó àwọn èèyàn jọ pọ̀ sójú kan o kí kó sí pé àwọn èèyàn yìí tó maka qira'atin wahida kíkà ẹyọ kan ṣoṣo li alla yakhtalifu fil Qur'an kan ba fi mọ́mọ̀ sí yapa níbi Qur'an wa wafaqahu ala dhalika jami'u sahaba so gbogbo àwọn sahaba gbogbo wọn ni wọ́n sì wọ́n agri pẹ̀lú Uthman ibn Affan nípa ilé ẹ ma wá gbọ́ àrin yọ Ibn Kathir sọ pé wa innama ruwiya an Abdullah ibn Mas'ud sèyàn lè wá rí pé ara ṣe gbogbo àwọn sahaba ló agri ni Abdullah ibn Mas'ud wá agri pẹ̀lú bí Uthman ṣe kó Qur'an jọ papọ̀ Abdullahi ibn uh, Abdullahi ibn Mas'ud ó máa ń ṣépè fún ó sì máa ń kàfàrà Uthman so èyàn lè rí nínú àwọn tíra Rafidọ̀ bẹ́ gẹ́gẹ́ bá sì ká fún wa insha so a uh, Ibn Kathir sọ pé wa innama ruwiya an Abdullahi ibn Mas'ud ìtàn gbà wá látọ̀dọ̀ Abdullahi ibn Mas'ud shay'un min at-taghaddub nǹkan kan nínú kíyàn بسبب أنه لم يكن ممن ممن كتب المصاحف so pẹ̀lú pé Ibn Kathir ń sọ nínú Fada'ilu al-Qur'an kìí síra Fada'ilu al-Qur'an yìí so ti Ibn Kathir wọ́n tẹ papọ̀ mọ́ tafsir Ibn Kathir nínú àwọn tọ́bàá tafsir Ibn Kathir mi so wọ́n bẹ̀rẹ̀ tafsir Ibn Kathir wọ́n tẹ Fada'ilu al-Qur'an yìí papọ̀ mọ́ nínú àwọn tọ́bàá tó ṣe dáadáa tó gbádùn dáadáa so so Ibn Kathir so ó tẹ̀síwájú láti ma sọ ní wa innama ruwiya an Abdullah ibn Mas'ud èyàn lè rí pé à pé ẹnìkan fẹ́ ma fi bẹnu àtẹ́lù Uthman so ní pé ara Abdullah ibn Mas'ud gan náà wà Greek pẹ̀lú nǹkan tó ṣe yẹn so Ibn Kathir wá ní wa innama ruwiya an Abdullah ibn Mas'ud nǹkan tán gbà wá látọ̀dọ̀ Abdullah ibn Mas'ud shay'un min at-taghaddub ìgbà kan tó jọ mọ́ kíyàn bínú bisababi annahu lam yakun mimman kataba al-masahif so pẹ̀lú pé kò sí nínú àwọn tó kọ àwọn masahif ni wa amara ashabahu ó sì pa àwọn ọmọ kéwú rẹ̀ láṣẹ so abdullah ibn mas'ud so ibn kathir so pé wa amara ashabahu ó pa àwọn ọmọ kéwú rẹ̀ láṣẹ so bi a ah, bi ghalli masahifihim pẹ̀lú pé kán fi àwọn mọ́sáàfù wọn pamọ́ so kán má fún àwọn tí wọ́n fẹ́ kójọpọ̀ lamma amara usmanu bi harqihi nígbàtí usmanu pàṣẹ pé kí wọ́n sun gbogbo ẹ̀ gbogbo àwọn èyí tó ti yàtọ̀ sí èyí tí wọ́n kójọ so àbí gbogbo ẹ̀ pátápátá so àyàfi àwọn èyí tí wọ́n kójọ pọ̀ nìkan nígbàtí pé gbogbo ẹ̀ ti wà ń bẹ̀ ma'adal mushaf al-imam so yàtọ̀ sí mushafu èyí tí wọ́n kó jọpọ̀ yẹn wọ́n ni thumma raja'a ibn Mas'ud ila al-wifaq Ibn Kathir sọ pé Ibn Mas'ud náà padà Ibn Mas'ud náà padà padà sí pé wọ́n agrí pẹ̀lú Uthman hatta qala Ali ibn Abi Talib débi pé Ali ibn Abi Talib gan sọ pé radiyallahu anhu law lam yaf'al dhalika Uthman tí Uthman tó wáyé pé Uthman ò ṣe ni tó wáyé pé Usmanu kó àwọn èèyàn jọpọ̀ lórí ìmá ka Kùránì pẹ̀lú ní pẹ̀lú mushaf ẹyọ kan kó má sí pé àwọn èèyàn ma yíya pamá ni la fa'altuhu ana èmi gan ò bá ṣe àti ka ilé ìfún wa fattafaqal a'immatu so àwọn ẹni síwájú so ẹni wọn kò abubakirin abubakirin rẹ kò wa umar umar wa uthman àti uthman wa ali radiyallahu anhum على anna ذلك من مصالح الدين. ní pé lèyí nínú àwọn dáadáa ẹ̀sìn ló wà wa humul khulafa'u àwọn sì ní àrólé alladhina qala rasulullahi sallallahu alaihi wasallam àwọn tó sì pé òjíṣẹ́ Ọlọ́run ọba sọ nípa wọn pé alaikum bi sunnati ẹ máa tẹ̀lé sunna mi o so wa sunnati al-khulafa'i ar-rashidina min ba'di àti sunna àwọn àrólé tí wọ́n mẹ́nà lẹ́yìn mi wa kana sababu fi hadha ẹni tó sì jẹ́ sábàbí fún ikọ́ àwọn èèyàn jọpọ̀ lórí kíkà Qur'an lórí kíkà ayọ̀kan yìí Hudhayfa ibn al-Yaman Hudhayfa ibn al-Yamani so ilé àti kà fún wa so àti kà fún so a rí pé nínú ọ̀rọ̀ tí al-Hafiz ibn Kathir sọ yìí wọ́n mẹ́nu bà ọ̀rọ̀ kan tó yẹ kí a tún tàmẹ́lẹ̀ sí dáadáa tí ó ní jẹ́ kí àwọn tán fẹ́ máa wo àwọn nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam tán fẹ́ máa wọ́ tán fẹ́ máa lò fún àwọn tán fẹ́ máa lò fún àwọn èròǹgbà tàwọn tán fẹ́ máa lò fún àwọn àwọn intáwọn fẹ́ dàrú nú ẹ̀sìn Ọlọ́run Ọba so kama wà ní àwọn sọ̀hábà nabi sallallahu alaihi tó ma sọ pé àṣìbílẹ̀ iná sí báyìí sílẹ̀ so lẹ́yìn gbàtà nàbí sallallahu alaihi wasallam ti sọ pé ká máa dákẹ́ so nípa àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ láàrin wọn so tó ṣe pé ẹnu al'umma ti kò lórí ilé ní pé in tó bá ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà láàrin wọn síra wọn so èyàn dákẹ́ ni o so èyàn ní máa sọ́n pa rẹ̀ so èyàn sì máa yọ́nú sí gbogbo wọn èyàn sì máa tọrọ àforíjì fún gbogbo wọn so ọ̀rọ̀ tí wọ́n gbà wá nípa Abdullahi ibn Mas'ud àwọn Rāfidah ma ń fẹ́ lójújú báyìí lọ oríṣiríṣi àwọn nǹkan na ma ń sọ so ní pé Abdullahi ibn Mas'ud so nínú àwọn tó tako Uthman ibn Affan ló wà so bí ìgbà pé Abdullahi ibn Mas'ud bí ìgbà pé èèyàn rí ní lọ́dọ̀ àwọn Rāfidah náà tẹ́lẹ̀ náà so táwọn Rāfidah bá ti fẹ́ lóyàn yóò di síkọ̀ so tó bá ti fẹ́ kàfàrà òun náà yóò tún di kèfèrí padà so bá ṣe di àlébù fáàmà ẹ̀dá nabi adama nù fáàmà nabi adama so bá ṣe di àlébù fún wa nìyàwó kódà wọ́n tún sọ débi pé ọ̀tùmánù ìpé kódà ó lu Abdullahi ibn Mas'ud lórí ọ̀rọ̀ yìí ó lù ní blálà so títí tí Abdullahi ibn Mas'ud títí tí ẹ̀mí fi bọ́ lọ́rùn rẹ̀ ẹ dákun ẹ máa wo gbogbo àwọn àlọ́ àpagbè so tí ò ní ìtumọ̀ so àkí ló ṣẹlẹ̀ gangan káwọ àwọn ẹ̀gbà wà nǹkan tó ṣẹlẹ̀ so àti bọ́nà ọba sí ma ń wà fákọ àwọn sàhábà lọ síbi òdodo ní gbogbo ọgbà so ó wá nínú Sunan Nasa'i so kitabu azina zinatu min as-sunan so babu adh aba so babu adh aba so wà nínú sunan nasa'i so hadith 5063 so sunan nasa'i so hadith 5063 so babu adh aba so abala kíyàn ma kíyàn ma dínú so kíyàn ma kónú so kíyàn ma kónú kọ̀ kíyàn ma dí so ọ̀nà ń pè ní àdùábà so braid so ó wá ní bíbá wọ́n ní عن هبيرة ابن يريم وني عبير بن يريم سقي قال عبد الله بن مسعود Abdullah ibn Mas'ud sọ pé ala qira'ati man ta'muruni aqra orí kíkà tàlẹ̀ sọ pé kí ma ti kà so orí bẹ́ni orí kíkà Qur'an ni ta ni ẹ sọ pé kí ma lò kí ma lò laqad qara'tu ala rasulillahi sallallahu alaihi wasallam mo ti kà fún òjíṣẹ́ Ọlọ́run ọba bid'an wa sab'ina sura so in tó fi díẹ̀ lé ní a 70 sura sura Qur'an wa inna zaidan zaid tí wọ́n yàn láti kó Qur'an jọ yí àti láti revise àti láti kọ́ àwọn ìyànjọ lórí kíkà ayọ̀ kan ṣoṣo la sahibu dhu'abatayn so zaid ibn thabit ń bá yẹn ọmọdé ni tó yẹ pé irun rẹ̀ méjì ni wọ́n dì sí yal'abu ma'a sibiyan tó ma ń ṣeré pẹ̀lú àwọn ọmọ kéèkéé so wọ́n gbà wá pé abdullahi ibn mas'ud ní pé abdullahi ibn mas'ud sọbáì nínú sunan nasa'i sọbá kẹ́nà ó wá nínú sharhu mushkilil athar so sharhu mushkilil athar tí alimamu tahawi so rahimahullahu ta'ala so wọ́n mọ́ ìgbà wọ́n kan wá ń bẹ̀ tó tún sọ̀rọ̀ ilé ilẹ̀kùn rẹ̀ sí so wọ́n ni عن شقيق بن سلمة عن شقيق بن سلمة wọ́n sọ pé لما أمر عثمان رضي الله عنه nígbàtí Uthman pàṣẹ في المصاحف nípa àwọn ibi tán kọ Kùránì sí bima amaro bima amaro bihi pẹ̀lú nǹkan tó pàṣẹ pẹ̀lú rẹ̀ qama Abdullah ibn Mas'ud khatiban Abdullah ibn Mas'ud sọ̀rọ̀ faqala Abdullah ibn Mas'ud wá sọ pé atamuruni ṣé ń pa mí láṣẹ an aqra al ní pé kí n ka Qur'an ala qira'ati zaid ibn thabit lórí bí zaid ibn thabit ṣe ma ń ka fa walladhi nafsi biyadihi mo búra pẹ̀lú ẹni tó ṣe pé ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ laqad akhadhtu min fiyyi rasulillahi sallallahu alaihi wasallama ó ní mo ti gbà láti ẹnu òjíṣẹ́ ọ̀rọ̀ ọba bid'an wa sab'ina sura in tó fi díẹ̀ lé lórí 70 sura mo gbà látọ̀dọ̀ òjíṣẹ́ ọ̀rọ̀ ọba wa zaid ibn thabit zaid ibn thabit jire o inda dhalik nígbà yẹn o yal'abu ma'a al-ghilman so òun ma ń ṣeré pẹ̀lú àwọn ọmọ kékeré ń so thumma stahya mimma qala so lẹ́yìn ìgbà tí abdullahi ibn mas'ud sọ ilé so ó wá ojúpadà tí látara nǹkan tó sọ so abdullahi ibn mas'ud ojúpadà tí látara nǹkan tí ó sọ yìí so yẹ́ di pé in tí Ibn Kathir náà fi ń sọ níyẹn pé taghaddub ni momenti anger so momenti anger ló fà so a sì mọ̀ pé àwọn sahaba so wọn ò lè wọn èyí sẹni tí wọn èyí sàṣìṣe ṣùgbọ́n àwọn tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ti foríjì ni wọn àwọn tán sí sọ

àtàwọn ẹlòmínà fama sami'tu ahadan olóhun ògbẹ́ni kankan o radda ma qal ní pé nípo dápadà nǹkan tí abdullahi bin mas'ud sọ yìí so ní pé ó dápadà nǹkan tí abdullahi bin mas'ud nǹkan tí abdullahi bin mas'ud sọ yìí ṣùgbọ́n lódodo àwọn ẹgbàwá tí a kà fún àyí àwọn ẹgbàwá tí a kà fún àwáyí nípa ah, èyí tó wà nínú súnan nasa'i àti sharhu mushkilil athar so narration 5595 nínú sharhu mushkilil athar so ti at-Tahawi mujallad 14 page 235 so gbogbo àwọn ìgbàwá yìí àwọn ìgbàwá tó ṣe pé àwọn olùmọ̀ sọ pé orinlẹ̀ so nípa orinlẹ̀ ní pé látọ̀dọ̀ Ibn Mas'ud pé àwọn nǹkan yìí rẹ̀ àwọn olùmọ̀ mí sì gbà pé gbogbo àwọn nǹkan yìí orinlẹ̀ so but àwọn náà ti gbọ́ ọ̀rọ̀ al-Hafiz Ibn Kathir nípa àwọn náà gbà pé gbogbo àwọn nǹkan yìí rẹ̀ so torí pé ní ìsinádì ń dòdòdó àwọn olùmọ̀ sọ pé kò sí nǹkan tó ṣe ìsinádì àwọn nǹkan tá a kà fún ọ̀rẹ́ so nípa orinlẹ̀ so but nípa ọ̀rọ̀ tí Shaqiqi sọ yìí ni pé òun ọ̀rẹ́ ní kẹ́kẹ́ nínú àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam tàtàkù nǹkan tí Abdullahi ibn Mas'ud sọ yìí so ó yóò ti yé wa pé ìfẹ́nukù pẹ̀lú nabi sallallahu alaihi wasallam tán fẹ́nukù pẹ̀lú Uthman eléyìí yẹn ti kọ́kọ́ tako so ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn ìgbà wá ti ẹ̀ so ó wá nínú al-masahif ti ibn abi dawud so àti tarihu damask ti ibn asakir so àti àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tírà mi ní pé alimamu zuhri ní pọ́ sọ pé oní bálagọ́ ni ti gbọ́ mi ọ̀ so anna dhalika a uh, kuriha mimma qalati ibn mas'ud ní pé ìyẹn o nǹkan tí ibn mas'ud sọ yìí wọ́n kórìíra rẹ̀ karihahu rijalun min afadili ashabin nabiyyi sallallahu alaihi wasallam àwọn tó lọ́lá nínú àwọn sahaban nabi sallallahu alaihi wasallam so wọ́n kórìíra nǹkan tí uh, nǹkan tí abdullahi ibn mas'ud nǹkan tó sọ yìí bákanáà ó wá nínú al-masahif bákanáà ni so ti da tarihu Damashq ti Ibn Asakir pẹ̀lú isnadi tó lálàáfíà so ní pé Alqama ibn Yazid an-Nakha'i wọ́n ló sọ pé qadimtu Sham ó ní mo dé sí Sham falaqitu Aba Darda mo wá pàdé Abu Darda faqala Abu Darda wá sọ pé kunna na'uddu Abdallahi hannanan a ma ń ká abdullahi that is abdullahi bin mas'ud a ma ń ká kọ́ ẹni tó láàánú gan ẹni tó tijú gan ẹni tó jẹun pẹ̀lẹ́pẹ̀lẹ́ gan so hannan fama baluhu yuwathibul umara so kí wá lóde tó wá sí pé a ó ń bẹnu àtẹ́lu àwọn olórí that is ó ń bẹnu àtẹ́lu nǹkan tí Uthman ṣe so eléyìí fi hàn pé àwọn sahaba nabi sallallahu alaihi wasallam nípa nǹkan tí Abdullah ibn Mas'ud sọ yìí so wọ́n agree pẹ̀lú rẹ̀ so yí tó fi wá sí pé àwọn sahaba ẹni rí ni wọ́n nìyẹn so àwọn onídédé ni wọ́n so àwọn èèyàn èèyàn dáadáa ni wọ́n èèyàn tí èèyàn gbọ́dọ̀ máa wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin wọn kí ẹ ma wá fi wọ pé òun lòun fẹ́ lò láti fi da Islam rò so ní tí ó fi nílẹ̀ pé Abdullah ibn Mas'ud náà padà lórí ọ̀rọ̀ yìí nìyẹn so in tó fi nílẹ̀ pé Abdullahi ibn Mas'ud òun náà padà lórí ọ̀rọ̀ yìí nìyẹn so wọ́n gbà wá nínú tarikhul Madina so Ibn Shabbah al-Bayhaqi náà gbà wá nínú sunan àti Shu'abul Iman so al-Khatib gbà wá nínú tarikhul Baghdad so ní pé pẹ̀lú isnad tó lálàáfíà بإسناد صحيح سو تراجع عبد الله بن مسعود يقول عبد الله بن مسعود سقي إني قد سمعت القراء èmi ti gbọ́ àwọn tán ka Qur'an mo ti gbọ́ àwọn kan tí wọ́n kà àti islam ìgbà tí Uthman ibn Affan lẹ́yìn ìgbà tí ó kọ́ àwọn èèyàn jọpọ̀ lórí kíkà ẹyọ kan ṣoṣo fa wajadtuhum mutaqaribin mo wá rí pé ha ah, faqrahu kama ullimtum so ẹ máa ká gẹ́gẹ́ mọ́ sí ẹkọ́ yìí náà wa iyyakum wal ikhtilaf ẹ ṣọ́ra fún ìmá pínyà Allahu akbar kí yẹn fi Allahu akbar àpẹẹrẹ ńlá láwọn sahaba nabi jẹgan so àpẹẹrẹ ńlá tó gagan láwọn sahaba nabi jẹgan kíyàn kíyàn fi pé á ìtẹ́yàn rí kíyàn fi kalẹ̀ lórí ìgbọ́lá fún ìmá wà papọ̀ àti ìmá ìyàgò fún ìpínyà so kíyàn fi nǹkan tíyàn rí kíyàn fi kalẹ̀ wọ́n ni wa iyyakum wal ikhtilaf so ẹ sọ́ra fún ìmá pínyà so wat tanattu' àti ìmá ìmá lékókó so ẹ ṣọ́ra fún ìmá pínyà àti kí ẹ má lè kókó so wọ́n ni fa innama eléyìí o bí ìyapa àti ìpínyà ṣe ma ń ṣẹlẹ̀ àti ìmá lè kókó so bó ṣe ma ń ṣẹlẹ̀ so bó bẹ́lẹ̀ ṣe ma ń ṣẹlẹ̀ ni pé fa innama huwa ka qawli ahadikum òun náà ni bí kẹ́nìkanú yí kó ma sọ pé halumma wa ta'ala so halumma wa ta'al so wọ́n ni bí kẹ́nìkan ní ma sọ pé ma bọ̀ fi wọ́n lẹ̀ ma bọ̀ wá jàre so ẹ ṣọ́ra fún ìmọ̀ ìyapa àti kíyàn ma àtànátọ́ kíyàn ma sọ̀rọ̀ jù so kíyàn ma kíyàn ma so kíyàn ma sọ̀rọ̀ kíyàn ma pọ̀lọ́rọ̀ kíyàn ma kí ẹ ma wọnú ọ̀rọ̀ kí ẹ ma wíwíkúwí so kí ẹ ma pọ̀ kí ẹ ma takálùfù nú ọ̀rọ̀ ọ̀nà ń pè ní tanatọ́à so kí ẹ ma lè kókó nú ọ̀rọ̀ so eléyìí rinlẹ̀ pé ó pé Abdullahi ibn Mas'ud so padà lórí ọ̀rọ̀ yìí so bákanáà ibn Kathir rahimahullahu ta'ala wọ́n sọ nínú al wa nihaya ibn Kathir sọ pé wa qad ruwiya 'an ibn Mas'ud wọ́n ti gbà wá látọ̀dọ̀ ibn Mas'ud annahu ta'attaba ní pé Abdullah ibn Mas'ud ní pé Abdullah ibn Mas'ud a nípo bínú so nípo bínú lamma ukhidha minhu mushafuhu so nígbàtí wọ́n gba mushafu rẹ̀ lọ́dọ̀ rẹ̀ so ní pé abdullahi bin mas'ud bínú wa taqaddama wọ́n ló sì sọ̀rọ̀ fi taqaddumi islamihi ó sì sọ̀rọ̀ nípa ìsíwájú islamu tí ẹ̀ ala zaid ibn thabit lórí ti zaid ibn thabit alladhi kataba al-masahif tó sì pé òun ló kọ mushafi yìí wa amara ashabahu ó sì pa àwọn amakẹrù rẹ̀ láṣẹ an yaghullu masahifahum ní pé kí wọ́n fi àwọn masahifu wọn ká fi pamọ́ wa tala qawlahu ta'ala wọ́n ló sì kagbólò ọlọ́wọ́ bá tọ́nà ọba sọ pé wa man yaghlul so ní pé gbólò ọlọ́wọ́ bá tọ́nà ọba ní so ma kana li nabiyyin so an yaghul kò sí fún annabi sallallahu alaihi wasallam kankan so àbí annabi kankan so ní pé wa ma kana li nabiyyin an yaghul ní pé annabi kankan ò lè kò lè kò lè jí ọrọ̀ ogun so annabi kankan ò lè ṣe ghulul so látara kíyàn fi nkẹ pamá ghalla gẹ́bí rọ́n ìnílé lárúbáwá ọ̀pọ̀lọpọ̀ ọgbà wọ́n ma ń dá lórí ìfi nkẹ pamá àti kí nkẹ máa so wọ́n ní Abdullahi ibn Mas'ud ó pa àwọn amakẹ́ rẹ̀ láṣẹ pé kí wọ́n fi masahifu wọn pamọ́ wa tala qawlahu ta'ala ó wá ń ka bọ́lọ̀ ọlọ́wọ́ bá pé wa man yaghlul so níbi ayà yìí pé ẹni tó wọ́n bá sí tó bá mú nǹkan pamọ́ ọ̀ ya'ti bima ghalla yawmal qiyamah so yí tó mú pamọ́ yẹn yóò mú wá lọ́jọ́ ọgbìndì fakataba ilayhi uthman ibn kathir sọ pé uthman wá kọ ó kọ nǹkan sí abdullahi ibn mas'ud radiyallahu anhu yad'uhu ó ń pè ila tiba'i sahaba níbi pé kó tẹ̀lé àwọn sahaba fima ajma'u alayhi níbi nǹkan tẹ́ni wọ́n kò lé lórí min almaslahati fi dhalik níbi nǹkan tánfà níwà ń bẹ wa jam'il kalima àti pé kẹ́ẹ̀nù wà ádámi al-ikhtilaf àti kí ẹ má fi máa yapa fa anaba so ibn Mas'ud sẹ́rí padà wa ajaba ila al-mutaba'a ó sì dáhùn sí ìtẹ̀lé wa tarka al-mukhalafa ó sì gbéjù sílẹ̀ yapa radiyallahu anhum ajma'in kọ́nà ọba kó yọ́nú sí gbogbo wọn wani wa qad qala abu ishaq wani abu ishaq so wọ́n lọ ti sọ pé an abdurrahman ibn yazid anna abdullahi bin mas'ud ní pé abdullahi bin mas'ud dakhala masjida mina ní pé ibn kathir fẹ́ mú ìṣẹ̀lẹ̀ kan wá ní so ibn kathir fẹ́ mú ìṣẹ̀lẹ̀ kan wá láti fi fi hàn pé kíyàn wo bí abdullahi bin mas'ud ṣe jẹ́ níbi ìmáfẹ́ yapa àti ìmá fẹ́ tẹ̀lé àwọn olórí so abdullahi bin mas'ud ò ní ìmá yapa àwọn olórí so hannani tí wọ́n ma abdullahi bin mas'ud sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà Abdullah ibn Mas'ud sì ṣe jẹ́ so radiyallahu anhu min akabiri sahaba so hakim ọlọ́gbọ́n onípẹ̀lẹ́pẹ̀lẹ́ olóye ni Abdullah ibn Mas'ud so wani nígbàtí Abdullah ibn Mas'ud wọ masjid Mina so Mina tí a kílọ̀kọ̀rẹ̀ tí wọ́n tí ó ti ní àwọn àyè so tán sí ma ń ṣe àwọn manasik hajj so tó tí ma ń ṣe àwọn iṣẹ́ hajj so nígbàtí abdullahi ibn mas'ud wọ masalasi ayé faqala ó wá sọ pé kam salla amirul mu'minin adh-dhuhra so mélòó ni amirul mu'minin usman ibn affan mélòó ló kí fún dhuhr qalu arba'an so wọ́n mẹ́rin ni so nínú àwọn nǹkan àwọn àwọn tí wọ́n lẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam nínú àwọn nǹkan tán tún ma tún bẹnu àtẹ́lù Uthman sí ni pé Uthman pé ó pẹ́rún ní Mina anábi sí ma ń ṣe kọ́sùrù ní Mina so ní pé Uthman pẹ́rún ní Mina nípa nabi sallallahu alaihi wasallam wọ́n sì ma ń ṣe kọ́sùrù ní so Uthman ibn Affan ìbẹnu àtẹ́lù táwọn èèyàn ma ń bẹnu àtẹ́lù Uthman ibn Affan ah ó pọ̀ gan ó pọ̀ gan so lọ́dọ̀ àwọn tí wọ́n yí ṣe rọ́fídọ̀ gan lásán ni o lọ́dọ̀ àwọn tí wọ́n yí ṣe rọ́fídọ̀ ni o ìbẹnu àtẹ́lù ìmọ̀ yẹpẹrẹ sọ̀hábà nẹ́bì sallallahu alaihi wasallam ìmọ̀ nájú wo in tí sọ̀hábà nẹ́bì ṣe so ìmọ̀ nájú wo ìbẹ̀ náà láti rẹ́ lómi tí ó ní àdánà ah, alákọ̀ọ́kọ́ yẹn so nípa àdánà alákọ̀ọ́kọ́ lójọ Friday àdádálẹ̀ ni so ni pé Uthman ló sì dálẹ̀ fala hawla wala quwwata illa billah so fala hawla wala quwwata illa billah so gbogbo eléyìí látara ìgbóyà táwọn èèyàn ní sí Uthman ibn Affan so bóyá ara àwọn Rafida náà sì ti jogún gbogbo àwọn kìíní ìgá so kí ẹ máa bẹnu àtẹ́lù àwọn nǹkan tí Uthman ibn Affan ṣe so kódà bó jásí ṣe gan in tí yíò ṣe ni pé èèyàn mójú níbi àṣìṣẹ́ àwọn sọ̀hábà náàbì sallallahu alaihi wasallam èyí wọ́n máa tọrọ àlékún kí àti gẹ fún wọn bí yẹn sí máa ń ṣe pẹ̀lú àwọn sọ̀hábà náàbì ni wà ilá gbogbo ẹni tó bá gbárùkù ti àwọn àlébù àwọn sọ̀hábà náàbì sallallahu alaihi so irú ẹni bẹ́ẹ̀ so ọlọ́ọ̀bá subhanahu àti yọnú sí ọlọ́ọ̀bá so ẹni yẹn ti ra tíkẹ́ẹ̀tì in tí ò ní fi rí yọnú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni torí bóò ní ṣeṣe pé àwọn tí Ọlọ́run bá yọ́nú sí ni wọ́n mọ̀ kó àwọn àlébù wọn jọ lè wọ́n mọ̀ kó àwọn nǹkan tó mọ̀ fi bẹnu àtẹ́lù wọn ló mọ̀ sọ́npa wọn à irú ẹni báyìí ò lè jẹ́ ni tí ó bàbàrà ìtọ́lọ̀wọ́ bá sọ kò sí bàbàrà ni kò bàbàrà àwọn tó ti so ẹwàdúrú ẹwàdúrú àwọn àwọn oríṣiríṣi àwọn nǹkan tó ti síwájú fún Uthman ibn Affan nínú pé Uthman Uthman ibn Affan ọlọ́wọ́ bó foríjì Ànábì sallallahu alaihi wasallam sọ ilé ọlọ́wọ́ bó foríjì Uthman ibn Affan so ní pé ọlọ́wọ́ bó foríjì so Uthman ibn Affan Ànábì tún sọ pé sẹ́ kò ní ní Uthman ibn Affan lára gbogbo tó bá ṣe lẹ́yìn òní so nínú ogun Tabuk nígbàtí wọ́n ń kó àwọn àwọn resources so gbogbo ẹ̀ lẹ́yìn gbogbo àṣìṣe àwọn sọ̀hábà náà làwọn yóò mọ̀ gbé microscope sí lórí kábà fi màṣìṣe àwọn sọ̀hábà náà bí sallallahu alaihi wasallam so kó bá fi fíra ilẹ́mì balẹ̀ pínyà dáadáa ní ó gbọ́dọ̀ wá àwọn ẹni rẹ̀ wálẹ̀ wala hawla wala quwwata illa billah so ilé ìkírùn ní mẹ́rin ní Mínà so tí Uthman ṣe ijtihadin látọ̀dọ̀ Uthman so ijtihadin látọ̀dọ̀ Uthman so mujtahidi dẹ̀rẹ̀ yìí so yóò ní ládá ẹyọ kan tó bá ṣàṣìṣe so yóò sì ní ládá méjì tó bá gbà so eléyìí ijtihadi látọ̀dọ̀ Uthman wà ilá in tó wọ́n ní súnnà náà ni pé kọsùrù lè yóò sí ní Mina so kọsùrù ohun lè yóò sí ní Mina Uthman ibn Affan sí rẹ̀ ìdí tí Uthman fi ṣe gẹ́gẹ́ bí al ibn Hajar ṣe sọ nínú Fathul Bari ni pé ìdí tí Uthman ibn Affan Allahu akbar ah, àwọn wọn ò pa àwọn sọ̀hábà nábì lé rárá ó tún wá sí làákàyè ní in tí àwọn oríṣìíríṣìí àwọn ọ̀tọ̀ ọlọ́wọ́ báyìí sàwọn Rāfidah àbáwọn aláìmọ̀kẹ́ náà so abẹ́lòmí náà tó ń dẹ́ni tó ipé èyàn yẹ̀yẹ́ ni torí gbogbo ẹni tí máa ipé àwọn àlébọ̀ àwọn sọ̀hábà nábì so àtàwọn àṣìṣe wọn olóhun ló fẹ́ máa sọ ló fẹ́ máa ló fẹ́ máa báǹkì lè ló fẹ́ máa ń sọ gbogbo bà ẹni èyàn yẹ̀yẹ́ ni ọ ẹni tí ó tọ́ sàpọ̀ lè ní so ẹni tó yẹ pé ó yẹ kí wọ́n fi ní búlálà tí ó fi túbà ní gẹ́bí alimamu maliki sọ wa hadha madhhabu malikin so ilé ni madhhabu imam maliki pé gbogbo ẹni so gbogbo ẹni tó bá fi tó bá fi ń sọ̀rọ̀ àwọn sọ̀hábà nẹ́bì sallallahu alaihi wasallam láìdá ní pé wọ́n fi ní búlálà ní tí ò bá dákẹ́ tí ò bá gbọ́ wọ́n pa ní wa hadha madhhabu malikin so lẹ́yìn eléyìí so oríṣiríṣi àwọn nǹkan oríṣiríṣi àwọn nǹkan Yahya al-Hajuri náà ṣe tí ẹ̀ ìbẹnu àtẹ́lù Uthman tí ní pé àdáni alákọ̀ọ́kọ́ lójọ jùmọ́ àpá annabi ò sí ijtihadi ní gbogbo ilé látọ̀dọ̀ Uthman Uthman sàlàyé àwọn èèyàn ti pọ̀ so àwọn èèyàn ti pọ̀ pé ká máa ṣe àdáni alákọ̀ọ́kọ́ sọ́lá àwọn fi lè kọ́kọ́ máa àwọn èèyàn pọ̀ Madina sì ti fẹ̀ so kí wọ́n kọ́kọ́ ṣe ìyẹn so ní Zawra àbí ókò ayé kan so tí èsì masjid pé kán kọ́kọ́ sí àdáni ẹ̀ ń bẹ̀ sọ́dá àwọn èèyàn fi mà nígbàtí Uthmanu ní ti wọ masjid nígbà yẹn sọ́dá àwọn èèyàn fi wá látà oríṣiríṣi ayé wọ́n fi tètè mà so kò sí microphone kò sí kankan ẹ wo ijtihadi Uthman fa so torí ẹ̀ ni ó di ó di ẹni tí Yahya al-Ajuri ma fi ma fi pa so so ma fi pa pé pé pé bídáà ni gẹ́gẹ́ bídáà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀rọ̀ burúkú gbà so tí Yahya al-Ajuri tó sọ sí tó sọ sáwọn ọ̀rọ̀ yìí so lẹ́yìn wá gbaná ẹwà ara ọmọ lẹ́yìn rẹ̀ pé ah, ara ẹ̀kà tí yá alhajjúrí yẹn sọ Sheikh Muqbil gan sọ ara ọ̀ so ara ọ̀ kò sẹ́rì fún yà níbi ẹlẹ́ ẹgbẹ́ Sheikh Muqbil gan sọ ọrùn tó jọ mẹ́bẹ̀ ó gbélé yìí kí a sà máa da ìpẹ̀ síyàn lójú so ká má fi rí ọ̀rọ̀ yanjú àti pé kíyàn gbọ́lá fún la hawla wala quwwata illa billah ah la ilaha illallah so ká defend Uthman ó ga jù kí yáyà alhajjúrí gbà pọ̀ musa síse lọ la hawla wala quwwata illa billah so ká àbí ká ká ká dìfẹ́ndì àṣìṣe yáyà alhajjúrí so kóhun náà sí má gbà pọ̀ musa síse ó ga jù ká dìfẹ́ndì Uthman lọ la ilaha illallah so ẹwọ táwọn yá dé báyìí ẹwọ lẹ́bù táwọn yá dé nínú ìtẹ̀lé àfọ́jú nínú kí yẹn má bàbàrà àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam hara ti hara la hawla wala quwwata illa billah so bí yá ìhìlá jùrí sí rí nìyàwó so ẹ mọ́jọ jọyìn lójú gbogbo ẹni tẹ́ bá rí tó bá jọmọ láyìn Yahya al so wọ́n ma ń ní ìgbóyà àti ma takò àwọn sọ̀hábà wa kayfa la bóò ní ò sí ní rí bẹ́ẹ̀ ọ̀gá àwọn gẹ́ ma ń sọ pé ní tàn náà mú wá tí ò bá sẹ́rì fún la ilaha illallah la hawla wala quwwata illa billah so ẹ máa tún wọ́n nǹkan nípa Yahya al-Hajuri yọ alákùnrin Yahya al-Hajuri tí ok ká ní àgbà kálá àgbà àgbà kò rí bẹ́ẹ̀ o but tí ẹ mọ̀ pé kíyàn pé kíyàn pé mọ̀lúmbọ̀dá kó bá fi ráṣì se kí ànú rẹ̀ bá sí lè fi hàn kẹsẹ kó bá fi kíyàn bá fi rọ́nà lọ́lẹ́lẹ́ yàn so kó bá fi ráṣì sí ara rẹ̀ kó bá fi rí àìmọ̀kan ara rẹ̀ kálà tí wà gbà pé òkè nǹkan tí Yahya al-Hajuri sọ bóyá irú ẹ̀ náà ni Sheikh Muqbil sọ irú ẹ̀ náà ni Sheikh al-Albani sọ òkè ẹwọ́n á gbọ́ òjò olówá pé Sheikh Muqbil àwọn tí wọ́n sọ náà pé òkè Osmanu ọjọ́ wo ni ọjọ́ wo ni Sheikh Muqbil sọ pé ok àwọn sọ̀hábà wọ́n kójọpọ̀ nínú pípa Uthman so Sheikh Muqbil yẹn náà tún wá sọ pé ní pé kí ẹ máa ní pé bídá ni àdá ni ọjọ́ jùmọ́ o ní pé ní pé Usman gangan náà òun náà tó ṣàṣìṣe so ní pé ìwọ tó bá tún wá ṣe náà so ẹni tó bá tún wá ṣe lẹ́yìn ìgbà tó tún mẹ̀rí ìwọ náà tún di mọ̀tẹ́díà so ọjọ́ oló tún di pé látara ìdífẹ́ndì alákùnrin anú yìí so Yahya al so ọjọ́ wo ló di pé sheik mukbir sọ pé asabatuhum mithliha so ní pé ìtumọ̀ yẹn ni pé àwọn sàhábà wọ́n so ní pé wọ́n nípa àwọn tán jagun so nípa àwọn tán jagun Badri ní pé wọ́n ṣe Ọlọ́run bá lẹ́ẹ̀mejì ìtumọ̀ awalam asabatukum musibatun Eh, qad asabtum mithlayha so ní pé ìtumọ̀ yìí ni pé wọ́n sí Ọlọ́run ọba lẹ́ẹ̀mejì ojú olówó sí pé gbogbo gbogbo sífà ìmọ̀ tẹ́m̀bẹ̀ àwọn sọ̀hábà yìí ó wá kójọpọ̀ sára Yahya al-Hajuri nìkan so tá bá ti wá gbà pé ókè ti àdánù ókè àti àdánù ókè kéèrè pé èyàn gbà o so but kéèyàn fi fi ánú ẹni ánú pé àti pé ó nífẹ̀ẹ́ àwọn sọ̀hábà náà Yahya al-Hajuri sì galẹ́mí rẹ̀ ju àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam lọ o nífẹ̀ẹ́ àwọn sọ̀hábà nabi òpùrọ́ ni o sì tẹ́lẹ̀ láti o sì tẹ́lẹ̀ láti tẹ̀lé nǹkan táwọn sọ̀hábà nabi sallallahu alaihi sọ so tá bá ti wá sọ bẹ́ẹ̀ táwa ní ókè o ókè tàbá fi tàbẹ́ mìíràn pé àní ẹni iṣẹ́ ìogbọ́lá fún kí Yahya al-Hajuri kó má jábọ́ lójú àwọn èèyàn àti ìdífẹ́lá so kí ẹ má gbàpọ̀ òun sàṣìṣe so o gbọ́lá fún ju pé kó di kíyàn dáàbòbò maqam àwọn sahaba lọ so ní pé ah ok adhani nìkan ni sáàdánì nìkan ni Yahya al-Hajuri sọ ṣe gbogbo àwọn gan yìí máa wá ń kó jọpọ̀ sára àwọn èèyàn kó wà lọ́mọ mẹ́rin wá pé à ah, sheik lágbájá sọ sheik lágbájá sọ idha idha eh, idha akhadhta bi rukhasi kulli alimin so idha akhadhta bi rukhasi kulli alimin ijtama'at fika sharru kullu so ijtama'a fika sharru kullu tó wáyé pé gbogbo ibi táwọn olùmọ̀kọ̀ọ̀kan tí wọ́n ti dẹwọ́lẹ̀ gbogbo ibẹ̀ ni wọ́n lọ fẹ́ lọ́mọ́ mú so gbogbo aburú ló padà kójọpọ̀ sára tí ẹ gẹ́gẹ́ bí ayé alhajjúrí ṣe rí nìyẹn so yíwa ní ẹ èyí tẹ́ sọ yìí ẹ̀ Sheikh Muqbil sọ so eléyìí tún kọ́ ṣe Sheikh Muqbil sọ eléyìí náà tọ́ eléyìí tún kọ́

kí yàn túbá pé ah àwọn sọ̀hábà nẹ́bì ni so kí yàn gbà pé yàn sàṣìṣe yálà yóò lọ gbẹ̀yìn pa kí ní ẹ̀rẹ́ ni ọ àtàwọn ọmọ rẹ̀ bọ́ sí ma ń ṣe lórí wẹ́bsáìtì rẹ̀ náà ni so tí yálà hajjúrí yẹn sọ mú lọ gbẹ̀yìn pa rẹ̀ nù síra yẹn ni bidúni tarọ́jùn aláìsí tarọ́jùn àbí bayani sí bí yálà hajjúrí ṣe ká ọ̀nà ara rẹ̀ tó nìyẹn ìntẹ́rì táwọn ọmọ rẹ̀ ọmọ sí náà nìyẹn ẹ̀yà mẹ́bàá wọn jíyàn pé ara pé ṣẹ́kì kìnnì sọ ara tọ̀ ṣẹ́ṣẹ́ kìnnì náà sọ ilé náà

so síbẹ̀síbẹ̀ náà ìdífẹ́ndì Yahya al-Hajuri náà ni o la hawla wala quwwata illa billah la ilaha illallah ṣe Sheikh Al-Albani náà ló sọ pé àbí Sheikh Muqbil àbí Ibn Kathir àbí Ibn Taymiyyah àbáwọn ẹlòmí náà sáwọn náà sọ pé sáwọn náà kọ́kọ́ sọ pé sáwọn náà sọ gbogbo àwọn gbogbo àwọn so sáwọn náà wọ́n sọ so àwọn náà gbogbo ẹwà péjọpọ̀ sára wọn báyẹn bó sì péjọpọ̀ sára Yahya al-Hajuri so a wà sọ ilé ẹni à Sheikh Lágbájá sọ a sọ ilé ẹni à Sheikh Lágbájá náà sọ ẹ̀dàkùn sí ìtẹ́yàn fi ma ń sọ̀rọ̀ nìyẹn ní pé Lágbájá sọ ṣé Lágbájá sọ lódodo so gbogbo àwọn ìbẹnu àtẹ́lù yìí aláwọ̀kọ́ ẹlẹ́kẹta ẹlẹ́kẹrin yá al-Hajuri nìkan pé Uthman ibn Mad'un ṣe pé Uthman ibn Mad'un nínú àwọn tó kọ́kọ́ tó kọ́kọ́ dá tó kọ́kọ́ sọ ìrìjá ni la hawla wala quwwata illa billah ya al-Hajuri sọ pé Uthman ibn Mad'un so ní pé òun ló kọ́kọ́ sọ òun ló kọ́kọ́ sọ ọ̀rọ̀ ìrìjá ẹlẹ́kùn ẹwọ́n wọn kan oṣù ilé oṣù ilé oṣù ilé oṣù Jahlo ati ati àìgbọ́n pé ẹ̀mẹ́jì náà ṣe Ọlọ́run Ọba so mithile ìhà pé ìtumọ̀ ẹ̀rí pé ẹ̀mẹ́jì ni wọ́n ṣe Ọlọ́run Ọba ni ah ìdákọ̀ ah. ẹwọ takọ́bùtọ̀ àti kí máa rìnlẹ̀ kí àwọn máa fi dànkarú lo so ẹni yìí ọ̀nà rẹ̀ wá gajú tàwọn sọ̀hábà Nabi sallallahu alaihi wasallam lo so àwọn èèyàn wa dífẹ́ndẹ̀ lori àwọn ọ̀rọ̀ tó sọ nípa Uthman so kí a sọ Eh, eh, la hawla wala quwwata illa billah so kíyàn sọ pé zahira irja so ara wọn sahaba nabi sallallahu alaihi wasallam ló wà gbogbo àwọn gbogbo àwọn gbogbo àwọn nǹkan báyìí ó wá péjọpọ̀ sáyẹ Yahya al-Hajuri so yóò tún wá mọ̀ parọ́ ọ̀rọ̀ tó ń sọ yìí Sheikhul Islam ló sọ so Abu Dharr gan takwa nabi so ní pé Abu Dharr o ní pé Abu Dharr Abu Dharr so ní pé Abu Dharr al-Ghifari so ní pé òun gan ó ṣù ànẹ́bì ẹ́lẹ́kọ́ ẹwú gbogbo àwọn ọ̀rọ̀ yìí sọ́rọ̀ àdánì nìkan ni ẹ so tàbá tí ókè tàbá fẹ́ káàkà ṣìṣe gbogbo ilé náà àṣìṣe ní àbí la hawla wala quwwata illa billah àwọn yóò bàbára àwọn sàhábà nabi sallallahu alaihi wasallam pé Abu Dharr takwa nabi ni ó ṣù annabi ẹ̀tàrọ̀dọ̀ so àti pé Uthman ní pé ah la hawla wala quwwata illa billah Uthman ó padà ó padà hasolat lahu so ní pé Uthman ó padà ah, ó wá forsaken ó pàtí so gbogbo lè so ọ̀rọ̀ àdáni náà ni àbí so ọ̀rọ̀ àdáni náà ni gbogbo lè so ọ̀rọ̀ àdáni náà ni gbogbo lè so àìbàbàrà uh, táwọn èèyàn bàbàrà wọn sàhábà nẹ́bí sallallahu alaihi wasallam ni so àìbàbàrà tí àwọn táwọn èèyàn bàbàrà wọn haba nẹ́bí sallallahu alaihi wasallam ni Yahya al-Hajuri so kí a sọ pé Yahya al-Hajuri o ṣàṣìṣe so aláṣìṣe tí ó fẹ́ gbà pọ́hun ṣàṣìṣe tí ma ń lọ dọ́gbọ́n pa àṣìṣe rẹ̀ lẹ́lẹ́yìn so ima n dọ́gbọ́n láì sí pé èyàn ṣe tààrọ yùn ẹ́dẹ́kùn kíyàn rí báyàn sẹ́ni tí ó tọ́ láti gbàmọ̀ lọ́dọ̀ rẹ̀ ni so kíyàn dọ́gbọ́n lọ pàṣẹ láì sí pé èyàn ṣe tààrọ yùn ṣàṣẹ táwọn èyàn mọ̀ tí si sì múyàn sí o kìí pé àyẹnìkan kan mọ̀ ìgbàtẹ́nìkan kan mọ̀ ẹ̀ká yìí tẹ̀ lọ parẹ́ àìsí tí wọ́n mọ̀ tí wọ́n múyàn sí tó sì ti gbalẹ̀ àṣìṣe tán mà tán múyàn sí tó sì ti gbalẹ̀ kí wọ́n dọ́gbọ́n kí wọ́n dọ́gbọ́n lọ parẹ́ lẹ́yìn wallahul musta'an so ẹ jẹ́ ká padà lọ síbi nǹkan tàà ń sọ lọ ọ̀rọ̀ Yahya al-Hajuri ọ̀rọ̀ tí ó pọ̀ gan ni so ẹni ànùgbà ni so ẹni ànùgbà ni so ẹni tí ó yẹ kí ó yẹ kó máa dá sí àlàmọ́rí Islam ni ẹgbẹ́ ìjọba ti rí tí ń gbé Yahya al-Hajuri ga kò lè ní ìbàbàrà àwọn sọ̀hábà nẹ́bì lórí tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ sọ àwọn nǹkan tí yára àjúrí sọ ẹ sọ fún ẹ sọ pé yára ah, àjúrí sọ báyìí kẹ́ máa nǹkan tí ó sọ so a Ibn Kathir ń sọlọ ní bíbáyìí so Ibn Kathir ń sọlọ ní bíbáyìí pé ó fẹ́ mú ìṣẹ̀lẹ̀ kan wá tó ṣẹlẹ̀ pẹ̀lú Abdullahi ibn Mas'ud kí kó fi hàn pé Abdullahi ibn olùtẹ̀lé súnnà nẹ́bí sallallahu alaihi wasallam ni so olùpadà lórí àṣìṣe ni so ní pé ó bèèrè ní pé nígbàtí Abdullahi ibn Mas'ud tó wọ masjid Mina ó bèèrè pé kí ni mélòó ni Uthmanu kí qalu arba'an wọ́n ni mẹ́rin ni so sọ fún wa pé Uthman ijtihad lélẹ̀ látọ̀dọ̀ Uthman so nínú àwọn nǹkan tí al ibn Hajar sọ tí Uthman fi ṣe ni pé àwọn tí wọ́n jẹ́ lárúbáwá oko nígbàtí wọ́n ní Uthman tó kí zóòrù ní méjì ìgbà táwọn padà lọ sílùú wọn àwọn náà ti bẹ̀rẹ̀ sí kí méjì so àwọn náà ti bẹ̀rẹ̀ sí kí méjì Uthman wọ́n rò pé ah so kóhun kí kóhun máa kí fún mẹ́rin so al-Hafiz ibn Hajar sọ nínú Fathul Bari so ní pé kóhun kí fún wọn mẹ́rin kama fi lè mọ̀ pé mẹ́rin ni o so kama padà sílùú àtàwọn oríṣiríṣi àwọn àwọn àzáàrù àwọn àdára àwọn àwíjàrí tí wọ́n fún Osman ibn Affan Allahu akbar Ọlọ́run má jẹ́ kí àwọn àwíjàrí tá lè máa fáwọn sàhábà kó tán lọ́dọ̀ wa so wọ́n ni a wọ́n ni nígbàtí Abdullahi ibn Mas'ud tó wá tó wá tóun náà wá kí mẹ́rin fàkóòlù wọ́n sọ pé alam tuhaddithna ha sí wọ́n kọ́ ló sọ fún wa ní anna Rasulullahi sallallahu alaihi wasallam ní pé òjíṣẹ́ Ọlọ́run ọba wa Abubakar wa Umar àti umaru sallu rak'atayn ní pé rákà méjì làwọn kí ṣe wọ́n kọ́lọ̀ sọ fún wa rákà méjì làwọn kí ni so Uthman kí mẹ́rin ìwọ náà wá kí mẹ́rin faqala na'am ó ní so wa ana uhaddithukumuhu al'an so walakin akrah al-ikhtilaf ó ní walakinni al-ikhtilaf wọ́n ni mo sì tún sọ fún yín bẹ́ẹ̀ náà pé bẹ́ẹ̀ náà ló ṣe rí náà sẹ́ wa ana uhaddithukumuhu al'an uhaddithukumuhu al'an so ní pé èmi sẹ́ni tẹ́ ń sọ fún yín pé bẹ́ẹ̀ náà ló ṣe rí sẹ́ pé bá nabi sallallahu alaihi wasallam ṣe kí nìyẹn bí abubakar ṣe kí nìyẹn bí umar ṣe kí nìyẹn walakinni akrahu al so ẹwọ Abdullahi ibn Mas'ud dáwọn Rāfidah ó sọ pé Abdullahi ibn Mas'ud ma ń ṣépè fún Osman nìyẹn so Ibn Kathir tẹ́síwájú pé wà fi Sahih ó sì tún rílẹ̀ nínú Sahih pé annabi Mas'ud ni pé Ibn Mas'ud qāla nípò sọ pé layta haddhi min arba'i raka'at raka'atayni mutaqabbilatayn ní pé ó lè ṣe pé ìpín mi nínú rákà mẹ́rin tí mo kí láti fi tẹ̀lé olórí Usmani méjì tí wọ́n gbà náà ni òun náà gbà pé méjì ni ní pé kọ́sùrù lè yíó ṣe ní Mínà ṣùgbọ́n kò fẹ́ yapa olórí so wọ́n ni wa qala al-A'mash Ibn Kathir sọ pé nínú al-Bidaya wa nihaya mujallad ẹlẹ́kẹ̀ GAJ page 217 mujallad 7 page 217 wọ́n ní al-A'mash sọ pé haddathani Mu'awiya ibn Qurra bi Wasit ìgbé an ashiyakhihi wọ́n ní al-A'mash gbà wá látọ̀dọ̀ Mu'awiya ibn Qurra wọ́n ní qalu salla Uthmanu látọ̀dọ̀ àwọn ashiyakh tí ẹ pé Uthmanu salla Uthmanu dhuhra bi Mina ní Mina arba'an ní kókí ní mẹ́rin falamma balagha dhalika ibn Mas'ud wọ́n nígbàtí lè yí dọ́dọ̀ Ibn Mas'ud fa'aba alayhi ó bẹnu àtẹ́lù kíkí yẹn so kíkí ní mẹ́rin ó bẹnu àtẹ́lù wọ́n ni thumma salla bi ashabihi al-asra fi rahlihi arba'an wọ́n ni òun náà tún wá kí asr pẹ̀lú àwọn ọmọkéwò rẹ̀ pẹ̀lú àwọn èèyàn rẹ̀ ní ibi tẹ́ntì wọn àbí láyè tí wọ́n dó sí òun náà kí ní mẹ́rin faqila lahu wọ́n ni ah, wọ́n sọ fún pé atabta ala Uthman ó bẹnu àtẹ́lù Uthman níbi kíkí ní mẹ́rin wa sallaita arba'an ìwọ́n náà tún wá kí mẹ́rin faqala wọ́n ni Abdullahi ibn Mas'ud ó sọ pé inni akrahu al-khilaf mú kúrìyà kí ẹ̀mà pínyà kama pínyà wọ́n ni wa fi riwayatin Ibn Kathir sọ pé nínú ẹgbàwá mi al-khilafu sharrun ní pé ìmá pẹ̀lú nǹkan tó gbà wáyìí nínú mawqif Abdullah ibn Mas'ud pẹ̀lú itmam tí Uthman ṣe ní Mina Ibn Kathir wá sọ pé fa idha kana hadha tó bá ṣe pé léyìn ni o mutaba'atu min ibn Mas'ud ila Uthman fi hadha al-faz'i ìtẹ̀lé tí ibn Mas'ud tẹ̀lé Uthman níbi nǹkan tí nǹkan yìí nǹkan tí ó fi hadha al-far'i jari fi hadha al-far'i so níbi nǹkan tó jẹ́ ẹ̀tútún ẹ̀sìn yóò fa kayfa bi mutaba'atihi iyyahu fi asli al-Qur'an bó ní ó ṣe wá jẹ́ níbi ìtẹ̀lé àti sì tẹ̀lé Uthman níbi in tó jẹ́ pìlẹ̀ ìpìlẹ̀ Qur'an ní pé tí tó fi ṣe pé Ibn Mas'ud tó fi lè wò pé ah, òun ò fẹ́ yapa Uthman tó sì mọ̀ pé in nábi kí méjì ni Uthman náà sì ní udhru mujtahidi ní Uthman yàtọ̀ sí ayal hajjuri tó sọ pé ara ilé ìbídà ni so yá alhajjúrí láàmẹ́lẹ̀ bẹ́ so ní pé ilé yóò so ní pé bídà ni kódà yá alhajjúrí sọ pé Osman ibn Affan tún ṣàṣìṣe ẹgbẹ́ pẹ̀lú ìṣtihad tó ṣe yẹn àṣìṣe ló tún ṣe pẹ̀lú ìṣtihad yẹn so ní pé ó ṣàṣìṣe ni so ẹmọ wọn so ẹmọ wo yá alhajjúrí o yá alhajjúrí tó ń gbọ́n ju Abdullahi so wọ́n ni Ibn Kathir sọ pé hadha mutaba'atu min Ibn Mas'ud eléyìí ni ìtẹ̀lé tí Ibn Mas'ud tẹ̀lé Uthman ibn Affan fi hadha al-far' níbi nǹkan tó jẹ́ tuntun sí yíò fa kayfa bi mutaba'atihi iyyahu fi asl al-Qur'an so àkójẹ́bù sí jẹ́ nínú al-Bidaya wan-Nihaya so ti Ibn Kathir àti mawqifu Ah, àti mọ́kífà abdullahi ibn mas'ud nípa a ìṣẹ̀lẹ̀ yìí lódodo àti tàrọ́jùn rẹ̀ tó nílẹ̀ tí àwọn so àwọn àwọn hufaz wọ́n sì gbà wá látọ̀dọ̀ rẹ̀ ibn kathir ibn hajar ibn asakir àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kò jẹ́bù sí jẹ́ nípa mọ́kífà àwọn sọ̀hábà nípa Kùránù so fi hàn kí gbogbo wọn lẹ́nu wọn kò sí so ẹjìn ka ọ̀rọ̀ kan fún wọn bí ọ̀rọ̀ tí mo ń àwọn Rāfidah sọ látàrọ so nínú Minhaju Sunnah Nabawiyya àti Ibn Taymiyyah so ó wá nínú Minhaju Sunnah bíbá mujalladi mujalladi ẹlẹ́ẹ̀kẹfà so mujalladi ẹlẹ́ẹ̀kẹfà náà so mujalla ẹlẹ́ẹ̀kẹfà abala in tó níṣe pẹ̀lú ìmáṣẹ́rọ́dù àwọn nǹkan táwọn rọ́fídọ̀ sọ nípa Uthman sábàlá yẹn ni Ibn Taymiyyah àti sọ́nẹ́tì mẹ́nu bankai so abala arọ́dù so ala rọ́fídì fil umuri lati ankaraha ala Uthman so nínú minhajus sunnati ibn taymiyyah rahimahullahu ta'ala so nínú àwọn kan tí ibn al-mutahhar so so ipe in reality ibn al-munajjas so oni wa kana ibn mas'ud sabi kom ganga fún ara jẹ́ munajjas jare so oni oni wa kana ibn mas'ud woni ibn mas'ud ibn al-mutahhar ni claim eleyo yata'anu alayhi ima ń bẹnu àtẹ́lù Uthman wa yukaffiruhu in sì ma ń pè ní kéfèrè wọ́n ní faljawab Ibn Taymiyyah sọ pé anna hadha min al-kadhibi al-bayyin ilé nínú rọ́tò clear ni ala Ibn Mas'ud lórí Ibn Mas'ud fa inna ulama'a ahli an-naqli so torí pé àwọn olùmọ̀ tí wọ́n jẹ́ olùmọ̀ tí wọ́n wọ́n mọ̀ annabna mas'ud ní pé ibn mas'ud o ma kana yukaffir so ní pé kò kí ń pè ní kèfèrí o Uthman kò kí ń pè Uthman ní kèfèrí so bal yálà o lamma waliya Uthman nígbà tí Uthman jẹ́ khalifa tí wọ́n fi Uthman jẹ́ lórí ẹ má gbà pé a sọ̀rọ̀ kan tí ibn Mas'ud sọ òun ibn Taymiyyah fẹ́ sọ bí báyìí wa dhahaba ibn Mas'ud ila al-Kufa so Ibn Ibn Taymiyyah fẹ́ sọ mí báyìí pé nígbà tí wọ́n fi Uthman jẹ olórí Ibn Mas'ud wá lọ sí Kúfà kọ́ọ̀lá ó sọ pé wallayna a'lana dha fawqin walam na'ul ní pé a fi jẹ olórí ẹni tó ga jùlọ láàrin wa so ẹni tó ṣe pé èèyàn àti ka ẹgbàwà ìwá fún wa nígbà tí wọ́n yan Uthman lórí walam na'ul a sì gúnrú kò níbi ìyàn wa kana Ibn Taymiyyah sọ pé Uthman sì rẹ̀ o fi sinin al'uwal fi sinin al'uwal níbi àwọn ọdún alákọ̀ọ́kọ́ min wilayatihi nínú ìjẹ́ olórí rẹ̀ la yanqumuna minhu shay'an so wọn ò kí wọn ò bẹnu àtẹ́lù Osman rárá walamma kanati sininu al-akhira nígbà tó yí pé àwọn ọdún gbẹ̀yìn naqamu minhu ashiya wọ́n bẹnu àtẹ́lù Osman ba'duhum hum ma'zuruna fi àwọn apá kan nú rẹ̀ àwọn wọ́n wà àwọn tí wọ́n bẹnu àtẹ́lù wọ́n wà excuse sí wa kathirun minha èyí tó pọ̀jù nú rẹ̀ èyí tó pọ̀ nú rẹ̀ kana Usmanu Usmanu gangan huwa al fi òun gangan ní ẹ̀yìn wọ́n excuse bẹ̀ pé ah Usmanu jẹ̀bi bí àwọn so Usmanu ah, kò jẹ̀bi níbi àwọn kan yìí so lẹ́yìn náà lẹ́yìn náà à Ibn Taymiyyah tún sọ àwọn ọ̀rọ̀ mi lẹ́yìn náà sọ pé wà Uthmanu Uthmanu sí rẹ̀ so ṣe àwọn ó ti kọ́kọ́ fi nílẹ̀ pé eléyìí irọ́ ni pé Ibn Mas'ud kàfàrà Uthman ọ̀sùnmọ́n láti kàfún wa níbi àwọn ìgbà so àti tààrọ́jú Ibn Mas'ud gan níbi ọ̀rọ̀ in tó jọ Ibn Taymiyyah wá ní wa Uthman Uthman sire afdalu min kulli man takallama fihi Uthman lọ́lá ju gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ nípa Uthman lọ so huwa afdalu min ibn Mas'ud ó lọ́lá ju ibn Mas'ud lọ so àtàwọn mìíràn so wọ́n ní Ibn Taymiyyah wá ní falaysa ja'alu kalami al-mafduli qadihan fi fadil bí áúlá mìíràn láàks kí yàn wá mú ọ̀rọ̀ ẹni tó ṣe pé wọ́n lọ́lá jù lọ kóhun ni pé kí yàn fi bẹnu àtẹ́lù ẹni tó lọ́lá jù kò lẹ́tọ̀ sí ju káwá mọ́rọ̀ ẹni tó yẹ pé òun náà gẹ́ lọ́lá jù lọ káwá fi bẹnu àtẹ́lù ẹni tí òun lọ́lá yẹn lọ kí ni súnmọ̀ ilé ọ̀ni wípé tẹ́bá sọ pé tẹ́bá sọ pé ẹnìkan bẹnu àtẹ́lù Osman tàà sì ti rí pé irọ́lẹ̀ ń pa ìyẹn Rafidọ torí pé bíbìnú tẹ́mí àṣẹ ń ṣe nínú àwọn tíra yóò kọ́kọ́ fi nílẹ̀ pé irọ́ náà ń pa so káti àwọn sọ pé òótọ́ náà ń sọ so káti àwọn sọ pé òótọ́ náà ń sọ so eléyìí eléyìí eléyìí eléyìí eléyìí nǹkan so àwọn ni tó bá wá sí pé èyí wọ́n sọ pé ẹni tó lọ́lá a lè bẹnu àtẹ́ lu ẹni tó lọ́lá pẹ̀lú ọ̀rọ̀ ẹni tó lọ́lá a lè fi bẹnu àtẹ́ lu ẹni tó lọ́lá jùlọ then ọ̀rọ̀ ẹni tó lọ́lá jùlọ náà a lè fi bẹnu àtẹ́ lu ẹni tó lọ́lá yẹn náà so bó ló ṣe á ṣe pọ́ ọ̀rẹ́ni tó lọ́lá yẹn láwàá gbà á fi ọ̀rẹ́ni tí ó lọ́lá jùlọ á fi lẹ̀ bal Ibn Taymiyyah sọ pé in amkana al-kalamu baynahuma bi ilmin wa adlin wa illa takallama bima yu'lam min fadlihima so wani bal in amkana al-kalamu baynahuma bi ilmin wa adlin so yálà tó bá rọrùn láti sọ ọ̀rọ̀ yìí láàrin wọn pẹ̀lú ìmọ̀ àti dédé wa illa ẹmọ́ agbọ́ Ibn Taymiyyah fẹ́ sọ nǹkan tó ṣe pàtàkì bí o wà ílá tí ó bá rí bẹ́ẹ̀ takallama bima yu'lamu min fadlihima èyí ó sọ̀rọ̀ pẹ̀lú nǹkan tí yẹn máa pẹ̀lú ọlá àwọn méjì wà dinihima àtẹ̀sìn wọn wà kana ma shajara baynahuma àti in tó wá ṣẹlẹ̀ láàrin wọn yìí wà tanaza'a fihi ẹni tá sì fàyí amruhu ila Allah èyí ó dá padà lọ́sọ́dọ̀ Ọlọ́run ọba ìdájọ́ rẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run ọba ló wà wà li hadha nítorí eléyìí usu bil imsak in tí wọ́n fi gbà wọ́n yànjú pẹ̀lú ìmọ̀ kóra nìyẹn amma shajara bainahum so nípa nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà li anna torí àwa la nus'al an dhalik wọn ní bí wá nípa rẹ̀ kama qala umar ibn abdulaziz gẹ́bí umar ibn abdulaziz ṣe sọ pé so Ọlọ́run ọba ti fọwọ́ mi kúmọ́ kún bẹ́ fàlá uhibbu an ukhassiba biha lisani in fẹ́ fi wọ́n pa ahọ́n mi láró so kí ma sọ̀rọ̀ ń pa rẹ̀ in fẹ́ fi stain ahọ́n mi nígbà tọ́lọ́run ọba ti ní kópa ń bẹ̀yìn in ní sọ̀rọ̀ ń pa rẹ̀ wa qala akhar ẹlòmí sọ nípa àwọn akọ́tọ́ ṣẹlẹ̀ láàrin àwọn sahaba wala tus'aluna amma kanu ya'malun wọn ò sì ní bí nípa àwọn nǹkan tí wọ́n ń ṣe o Ibn Taymiyyah àwọn ni lakin ṣùgbọ́n o idha dhahara mubtadi'un tí mubtadi' bá ti hàn yaqdahu fihim bil batil ó bẹ̀rẹ̀ sí bẹnu àtẹ́lù wọn pẹ̀lú àánú fala budda min adh-dhabbi anhum èyàn búdọ̀ dábòbò wọn wa dhikru ma yẹ ma yabtulu hujjatahu bi ilmin wa adlin àti kíyàn dákọ̀ nǹkan tí ó ba àwọn ẹ̀rí rẹ̀ jẹ́ pẹ̀lú ìmọ̀ àti dédé so walhamdulillah yí tàà sí wà lórí ẹ̀nà ni wọ́n sì ń bẹ̀rẹ̀ ọba subhanahu wa ta'ala kó sì wá ní musulmi tí ó lè máa lò pẹ̀lú ma àti dédé ìmọ̀ ní pé ah, Ọlọ́run bá ti sọ pé àwọn sàhábà wọn foríjì wọ́n so ma bẹ̀ ma kí ló kàn pẹ̀lú pẹ̀lú àwọn sàhábà nabi sallallahu alaihi wasallam kí ló kàn jọ́sìn fọ́nà ọba pẹ̀lú nǹkan tọ́nà ọba sọ ma wá tàn so tilka ummatun qad khalat àwọn alùmọ̀ tán ti lọ nìyẹn laha ma kasabat yóò máa bẹ fún wọn nǹkan tí wọ́n ṣe walakum ma kasabtum yóò máa bẹ fẹ́yìn náà nǹkan tẹ́ ṣe wala tusaluna amma kanu ya'malun wọ́n sì ní bí yín nípa nǹkan tí wọ́n ṣe so àmá ìwọ tó tí wọ́n ń bẹnu àtẹ́lù wọn tọ́ wọ́n bí ọ̀wọ̀ wọ́n bí wọ́wọ̀ in tó fi rí wọ́n padà bí wọ́n nípa nǹkan tí wọ́n ṣe pẹ́tọ̀ in tó fi wá rí tó fi wá mú Uthman lọ́ta pé ìlára gẹ́bí al-Hajuri ṣe gẹ́bí Sayyid Qutb ṣe gẹ́bí àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹni annu àwọn oníbídá àwọn aládàdálẹ̀ gẹ́bọn sẹsẹ̀ sọ́bẹ̀lọ́ ọba subhanahu wa ta'ala kó ṣe wá lólò tẹ̀lé àwọn sahaba nabi sallallahu alaihi wasallam lólò ẹni tí ó nífẹ̀ẹ́ wọn sẹni tí ó ní máa fi àlébù wọn tí ó ní máa tàn kásáyé tí ó máa wá wíjàwé fún wọn lọ́tún lósì so kò jẹ́ bó gbogbo pé Ibn Mas'ud náà ni pé Uthman ibn Affan ó na Ibn Mas'ud tí tó fi kú eléyìí náà nílẹ̀ Ibn Taymiyyah sọ bí báyìí pé fahadha kadhibun bi ittifaqi ahli ilm irọ́ ilé pẹ̀lú àpánupọ̀ gbogbo àwọn olùmọ̀ irọ́ ni so àwọn Rāfidah sí rẹ̀ àwọn náà sì mọ̀ wọ́n pé nínú ìpìlẹ̀ wọn tó lágbára jùlọ náà ni irọ́ òpómúlérò wọn ò ní irọ́ ká máa parọ́ àwọn rọ́fídọ̀ ìtìjú àti parọ́ mọ́ Ọlọ́run Ọba ká máa parọ́ nípa tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ ọgbẹ́ndé so àti gbogbo àwọn nǹkan tó jọ mọ́ báyìí so wallahu alam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi illa ant astaghfiruka wa